إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله gbogbo ọpẹ́ tọ́lọ́ọ̀bá nìkan ṣoṣo ni ó ayin ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala torí pé ọba tó tọ́ sí ẹ̀yìn ni àwa ìrànlọ́wọ́ rẹ̀ àwa àwọ́ foríjí ọlọ́ọ̀bá a sì wá àbú ọlọ́wọ́n bá níbi aburú àwọn sẹ́wà àti aburú ẹ̀mí wa ẹni tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala bá tọ́ sọ́nà kò sẹ́ni tí ó ṣì lọ́nà o ẹni tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala bá sì ṣì lọ́nà kò sẹ́ni kankan tí ó tọ́ sọ́nà mo ń jẹ́rìí pé kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run Ọba Allah nìkan ṣoṣo mo sì ń jẹ́rìí pé annabi wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́run Ọba ni òjíṣẹ́ Ọlọ́run Ọba sì ní pẹ̀lú ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyà Ọlọ́run Ọba ní pàápàá ìpáyà Ọlọ́run Ọba o ẹ sì gbọ́dọ̀ fàyè sílẹ̀ àfi kẹ́ jẹ́ mùsùlùmí gbogbo ẹ̀yàn mẹ́yìn pátápátá ẹ páyà Olúwa yín ẹ sì wá gbàgbọ́ nínú Olúwa yín tó dá yín látara ẹ̀mí kan ṣoṣo látara ẹ̀mí ló ti dá ẹnìkejì rẹ̀ ó sì tẹ̀ká lára àwọn méjèèjì àwọn ọkùnrin àtàwọn obìnrin ẹ bẹ̀rù Ọlọ́run Ọba tẹ́ fi ń bẹ̀rẹ̀ yín láàrin ara yín àtòkù ẹbí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala alámòjútó ló jẹ́ lórí yín o ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyà Ọlọ́run Ọba o kẹ́ sì máa sọ̀rọ̀ tó ṣe déédé tẹ́ bá ń ṣe léyìí Ọlọ́run Ọba èyí tí fi ń dájú nínú gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run bá ní ó èyí tí sì fi ń dájú nínú gbogbo mẹ́nà ìmẹ́nà nẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ni èyí tí fi ń burú jù ní gbogbo alamari àdádálẹ̀ ni gbogbo àdádálẹ̀ anu ni ó anu sẹ̀rẹ̀ ma ń sọ ẹni tó bá sẹ́ dèrò náà ni ibadallah ẹ jẹ́ ká páyà bá subhanahu wa ta'ala ẹ ká ronú sí ọjọ́ yìí tí a wà nù rẹ̀ yìí tí a ṣàlàyé fún àwa ní pé òní ni yawmu Ashura ọjọ́ tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó rán Nabi Musa sí ó rán lọ́wọ́ ó sì lá lọ́wọ́ tààrẹ a ti ṣàlàyé fún wa pé Ànábì sallallahu alaihi wasallam jẹ́ ló ń tẹ̀ pé ká gbàwẹ̀ lọ́jọ́ yìí ká máa gbàwẹ̀ ọjọ́ kan síwájú rẹ̀ àwẹ̀ nìkan náà lónílẹ̀ kójọ aṣọ́rọ̀ ò kò sí kankan mí tó rìnlẹ̀ fún má nínú kí a máa yọ ń bẹ̀ ni àbí kí a máa banújẹ́ ń bẹ̀ ni so kò sí kankan mí tó rìnlẹ̀ máa àwọ̀ ẹnìkan sọ òun ni nǹkan yọ kan tó rìnlẹ̀ fún ibadallah nígbà tó wá sí pé ọjọ́ yìí ọjọ́ tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó rán Nabi Musa lọ́wọ́ àtàwọn Bani Isra'il ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó sì pa fir'aun rẹ̀ ẹ̀kọ́ pọ̀ gan nínú tó annabi musa in tó fi fa níyàn tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala fi ma ń pàrà rẹ̀ nínú al-Qur'an al-Karim àwọn afá ìbádọ́lá nínú àwọn ẹ̀kọ́ táwà kọ́ táwà náà bá ń wá àrànsí ọlọ́run ọba a ń wá àánú ọlọ́run ọba a ń wá kọ́lọ́run ọba subhanahu wa ta'ala kí ó jẹ́ ká borí gbogbo àwọn ṣòro wa kó dẹ̀ gbé wa galáyà talqiyama a kẹ́kọ̀ọ́ látara nabi musa ni o kí láwọn nǹkan nabi musa alaihi salam kí láwọn nǹkan tó kí láwọn nǹkan tó fa tó fi tọ́ sí àánú Ọlọ́run Ọba àti ìrànlọ́wọ́ rẹ̀ Ibadallah nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni pé sídùkù tawakkuli ala Allah ká jẹ́ olódodo níbi pé ká gbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba o ká jẹ́ olódodo níbi ìgbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ká jẹ́ olódodo níbi bá ṣe máa gbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ibo láti kọ́ ilé ẹ̀kọ́ yìí nínú tàn Nábì Musa òun náà ni nígbàtí ìyá Nábì Musa tó ń páyà lórí ẹ̀ nígbà Fir'aun ó pọ̀ mọ́ ohun torí pé Fir'aun yaqtulu abna'ahum wa àwọn obìnrin wa yóò jẹ́ ká sẹ̀mí so yá nábi Musa ń páyà ọlọ́mọba wá ní wa awhayna ila ummi Musa an ardi'i ọlọ́mọba ní asọwáhí asọwáhí fún ìyá eh, nábi Musa an ardi'i ní pé kó fún lọ́yà wa idha khifti alayhi tó bá wá páyà lé lórí fa'alqihi fil yam jù sínú odò wala ta khafi wala tahzani mapaya masu banújẹ́ inna radduhu ilayki wa ja'iluhu min al-mursalin a dá padà sí ọ a sì sọ a mú jáde nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba ibadallah wahyi tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó ma ń fún ẹrú rẹ̀ lélẹ́yìí so kìí ṣe pé ya nabi Musa dojú sí ọlọ́wọ́ bá ọ gẹ́gẹ́ bí àwọn tí ó mọ̀ kankan nínú ẹ̀sẹ̀ ọlọ́wọ́ bá sí ma ń sọ látara ilé ya nabi Musa látara ìgbẹ́kẹ̀lé ọlọ́wọ́ bá ó gbé annabi Musa sínú box ó sì gbé e sínú odò Ibadallah tẹ́yàn bá ma ti ìfẹ́ àti kíẹ̀ àti tó wà láàrin ìyá àti ìyá sọ́mọ kò rọrùn kò tí ẹ kò wà imaginable kí yàárọ̀ ọmọ lásán pé nǹkan tí ń ṣe báyìí níbi tí ìfẹ́ yẹn dé fẹ́lòmí yóò ti máa sunkún ṣùgbọ́n tó fa tó rọrùn fún Ànábì Mùsá láti ṣe bẹ́ẹ̀ òun náà ni ìgbàgbọ́nú Ọlọ́run Ọba ìgbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba tó nípa ìjẹ́ olódodo níbi ìgbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba ibadallah ọlọ́wọ́ bá ma ń sọ pé ká sí àwọn nǹkan kọ̀ọ̀kẹ́ náà nípa àwọn mawafa tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala sí ń sàdéhùn fún wa pé ta bá ṣe wọ́n rí báyìí wọ́n rí báyìí ibadallah mójútó àwọn kìíní ìfà ṣùgbọ́n ìgbẹ́kẹ̀lé ọlọ́wọ́ bá tí annabi musa ní nìyẹn ọlọ́wọ́ ọlọ́wọ́ bá tún wá dáa padà pé ìyá nẹ́bí musa náà ló tún tọ́ ló tún fún lóúnjẹ́ ó tún gbé ó tún lọ́dọ̀ àwọn òbí rẹ̀ gbé ibadallah adéwọn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lélé yóò ní pé ta bá gbẹ́kẹ̀lé ọlọ́wọ́ bá ọlọ́wọ́ ẹ jẹ́ kí ìgbẹ́kẹ̀lé Ọlọ́run bá wa kó ga Ọlọ́run bá subhanahu wa ta'ala nìkan ni ó gbẹ́kẹ̀lé má gbẹ́kẹ̀lé nǹkankan mi má gbàgbọ́nù nǹkankan mi Ọlọ́run bá subhanahu wa ta'ala tó dá ọ tó ní kó má jọ́sìn fún òun nìkan náà ni kó gbẹ́kẹ̀lé o mọ́ Ọlọ́run kádàrá Ọlọ́run bó ṣe kò ṣe yẹ̀ ibadallah kádàrá Ọlọ́run bá subhanahu wa ta'ala ó ṣe ni kò sí bó ṣe ṣe yẹ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala sì ma ń kọ́ tó bá wù ní annabi Musa tọ́lọ́run bá subhanahu wa tó kádàrá pòun nínú kádàrà ọlọ́wọ́n ọba Fir'aun yẹn náà dẹ̀ ni ó dẹ̀ tún tọ́ dàgbà Ibadallah ẹ jẹ́ ká gbàgbọ́ nínú kádàrà ọlọ́wọ́n ọba o nínú àwọn ẹ̀kọ́ títà Nabi Musa ń kọ́ wa ni ìtọ̀ tó pọ̀jù nínú Qur'an tọ́lọ̀ ọba subhanahu ní gbogbo ìgbà la taqtulu yí wọ́n sọ fún Fir'aun pé la taqtulu mọ́pá pé asa an nattakhidahu walada ní pé já mú lọ́mà já sọ́dọ̀mọ́ wa ibadallah in tọ́lọ̀wọ́ bá bá kọ kò ní yé má ṣẹlẹ̀ o kí gbogbo ayé ti pé léyàn báyìí ẹ̀kọ́ta nabi sallallahu alaihi wasallam kọ́ wa ni torí ìgbàgbọ́nù kádàrá yìí wàláyìn tó ń sọ àwọn èèyàn dẹ́lẹ́bọ nìyẹn àìgbàgbọ́nù rẹ̀ àìgbàgbọ́nù rẹ̀ pé tọ́nà bá bá kọ mọ́ ẹnìkan kún ò lè yẹ fún ọ kò sí ẹ kò sí àyẹkú kankan fún ẹnìkankan kò sí àyẹ àdánwò kankan irọ́ ni wàláhì ẹni tí ń fún ọ fẹ́ jẹun ni tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala bá sọ pé kò sí nǹkankan kò sí nǹkankan ni àìmẹ́yẹ ìgbà bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ oríṣiríṣi ìtàn oríṣiríṣi ìtàn wọ́n lálákùnrin kan wọ́n ni wọ́n mú àwọn ọlọ́pàá mú nígbà tí wọ́n mú yà wọ́n ti years àbí mélòó ni ó lọ ìgbà tí wọ́n mú pé yóò lẹ́wọ̀n bóyá eh, crime tó ṣe òpọ̀ tó ọmọ ìjẹ́ kó wà ń lé ọjọ́ aláwọ̀kọ́ orí tí pọ́lọ́pọ̀ wà ọlọ́pọ̀ òde ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ọlọ́pọ̀ àfà bó ṣe lo gbogbo 20 years yẹn kò lọ tí ó ti níyàwó ti bímọ ìbádọ́lá kádàrá ọlọ́wọ́n bá nìyẹn ọlọ́wọ́n bá ní ń kọ̀ntró gbogbo nǹkan ọlọ́wọ́n bá ní ń kọ̀ntró gbogbo nǹkan gbogbo nǹkan kádàrá ọlọ́wọ́n bá fẹ́ jẹ́ ká gbé gbogbo ọkàn léhùn in tán pè ní kádàrá nìyẹn gbà pé ókè ah kí ní yìí iná ni o nínú gbàgbọ́lọ́ nínú ọlọ́run ọba nìkẹ́ pé yíò lọ kó sínú náyọ àmà nítọ̀ òun fẹ́ ṣe mírẹ́kù ara ṣùgbọ́n àdẹ́wò ọlọ́run ọba wá dé iná nìkí ní ìmọ̀ ń jó yẹn ni ẹbọ̀ ta ní jẹ́ kó jó nǹkan subhanahu wa ta'ala ni ẹlẹ́kẹta ibadallah nínú àwọn ẹ̀kọ́ tá kọ́ nínú ta nabi Musa òun náà ni ìgbàgbọ́nú ọlọ́run ọba àti kéèyàn máa kí a máa lúzi hope nù ọlọ́ọ̀bá nígbà tádàwó ńláńlá bá dé àdánwò ńláńlá dé ibadallah ìgbà yẹn gangan lèyàn máa mọ̀ ọkùnrin àtẹni tó gbàgbọ́ nù ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala annabi musa alaihi salam àtàwọn bani israel wọ́n sá lọ odò wà níwájú ìtànsọ odò wà níwájú àwọn Fìráùn pẹ̀lú àwọn ọmọ ogun jankajanka wọ́n wà lẹ́yìn àwọn èèyàn Nábì Musa sọ pé inna la mudrakun Fìráùn ó mú wa Fìráùn ó mú wa oni kalla Ànábì Musa ní kò rí bẹ́ẹ̀ bal ma'a rabbi sayahdin Ọlọ́hun mi bẹ pẹ̀lú mi yóò sì tọ́ mi sọ́nà Ibadallah Ibadallah ọlọ́run ó dán àwò àdánwò ọlọ́run A dé àmá tí ó yọ mùmíní kú lọ́dọ̀ ẹni tí kàn ń ṣe pétọ̀ òun náà kàn ń bá wọn ṣe ń bá wọn kírun ni ń bá wọn jẹ́ mùsùlùmí ni in tí ó separate mùmíní kú lọ́dọ̀ ẹni tó gbàgbọ́ lọ́dọ̀ ẹlòmí tó kàn ń ṣe ìsìláàmù ni tí ò sí gbàgbọ́ yẹn lódodo òun náà ni ibo lè yíò fọ́lọ́run sí nígbàtí àdánwò bá dé ó ààrẹ tó dé báyá ààrẹ ilágbá ààrẹ tí ń ṣe àròpín nǹkan kékeré ni ààrẹ tí ń ṣe ó lágbára gan kọ́lá àwọn doctors ní kò sí bó ṣe fẹ́ rí wòsàn wọ́n ní wòsàn rẹ̀ ò sí láyé yìí kò sí kankan tẹ́fẹ́ ṣe sí tọ́ ní tó kù ní pé wo àwọn ilé oní àwọn ilé tí wọ́n ti ma bá wa yẹ̀ wò tí wọ́n ti ma pè àwọn nǹkan mí tó yàtọ̀ sọ́dọ̀ Ọlọ́run Ọba àwọn nǹkan tí wọ́n ti gún pọ̀ ẹ̀hún ní ẹfún jàre èmi náà gbàgbọ́ nù rẹ̀ gaskiya èmi náà gbàgbọ́ nù rẹ̀ tẹ́lẹ̀ àmá àdánwò ló dé òfèlì náà nìyẹn òfèlì náà nìyẹn Ibadallah mélòó mélòó èèyàn tí wọ́n sọ pé yóò kú tó ṣe pé ó tún padà sẹ̀mí ju àwọn èèyàn tán sọ pé yóò kú lọ ẹnìkan ni ẹ wọ́n ló ní kánsà wọ́n ni àà yóò kú ni o kò sí ìrìnlẹ̀ tó fẹ́ ṣe sí òun náà sì lọ lé pẹ́tọ̀ tí kú bá dé òní ó wá padà sẹ̀mí débi pé ó wá padà lọ lọ́jọ́ kan nígbà tó sì dàgbà ó ti dàgbà gan ó ti wọ́ etí kìníkan ó kàn padà lọ pé tọ̀ òun ti ẹ̀fẹ́ àwọn dókítà ọgbà àwọn tán ní ogbò wọn ló ti kú dànù Ibadallah ẹ jẹ́ kí nígbà tádánwò bá dé ìgbàyẹn Ọlọ́run bá fẹ́ dán wa wò ta ló gbàgbọ́ nù rẹ̀ ìgbà tí ń dùn kọ́ ló gbàgbọ́ nù mi ni sígbà tí ó rẹ̀ in tó tó sí páwọn annabi ọlọ́wọ́ bá àwọn ọlọ́wọ́ bá ma ń dánwò jù ní ẹwọ Ayub ṣètọ́nù ìbìlìsì lọ bọ́ ọlọ́wọ́ bá ọláàpólówó ni ọláàpólówó ni fi ń jọ́sìn fún ọlọ́wọ́ bá ọláàpólálàáfíà ni fàdánwò kan tí ó bá mọ́ jọ́sìn fún ọlọ́wọ́ bá kárí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala dẹ̀dánwò fáìmọ̀ yọdún lórí ààrẹ gbogbo tó ní lọ́lọ́wọ́ lórí ibùsù tó wà yẹn ó dẹ̀ yìí rántí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ibadallah nígbàtí àdánwò bá lé ìbáyẹn lè yíò mẹni tó gbàgbọ́ Ànábì Mùsá ní Ọlọ́run Ọba mi ń bẹ pẹ̀lú mi Ọlọ́run Ọba wá ní awhayna ila ọlọ́run ni ó yá fi pọ̀pá rẹ̀ yẹn fi ná odò kó pín ó pín odò odò pín débi pé ó dà gẹ́gẹ́ bí òkè àwọn òkè láńlá bọ́lọ́wọ́ bá ṣe jú ẹ̀rẹ̀ nìyàn ibadallah nígbàtà àdánwò bá dé bóò láṣẹ ṣe o ibadallah nínú àwọn ẹ̀kọ́ tá kọ́ nínú tàn nábi Musa òun náà ni pé kalimatullahi hiya al ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní ó borí o ibadallah ọ̀rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní ó borí bí fir'aun ní sí pété tó bó sì sọ pé inna ha'ula'i la shirzimatun qalilun àwọn àwọn ka láwọn eléyìí fa fil madaini hashirin so káwọn èèyàn jáde kí wọ́n lé wọn lọ ọ̀rọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala ni ó borí o ibadallah ọ̀rọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala ni ó borí tíyàn bá mọ̀ bẹ́ẹ̀ kíyàn dó ti Ọlọ́run bá kíyàn dó tẹ̀sìn Ọlọ́run bá gbogbo àdánwò tí islamu bá ń rí tíyàn ọlọ́wọ́ bá sọ pé a ti kọ́ kalẹ̀ sínú zabur annal ardo yarithuha ibadiya salihun ilẹ̀ tọ́lọ́wọ́ bá àwọn ẹrú ọlọ́wọ́ bá ní òdòdó ní ó padà jogun rẹ̀ ibadallah al'aqibatu lil muttaqin nǹkan tá nabi musa sọ fún bani israila nìyẹn استعينوا بالله واصبروا إن الأرض يورثها من يشاء من عباده ẹ wá ìrànlọ́wọ́ Ọlọ́run bá ẹ sì ní sùúrù níta Nábì Mùsá ń sọ fáwọn ìyàní rẹ̀yìn والعاقبة للمتقين ìgbẹ̀yìn rere tàwọn olùpáyà Ọlọ́run bá ní o Ibadallah bákanáà nínú àwọn ẹ̀kọ́ tẹ́yìn ó kọ́ nínú ta Nábì Mùsá òun náà ní sùúrù annabi musa ní sùúrù gan pẹ̀lú àwọn Bani Isra'il ó sì fojú wí àdánwò lọ́dọ̀ wọn gan bó sì fojú wí àdánwò pẹ̀lú Fir'aun lẹ́yìn ìgbà tí wọ́n kọjá odò tán èyí tán annabi musa tún rí ó tún ní agbára gan nínú àdánwò tán annabi musa lé lọ́dọ̀ àwọn Bani Isra'il ọlọ́wọ́ bá ó sọ fún annabi musa pé kó wá bá ìtúrù sẹ́yìnà ní pé kó wá gba alwah kó wá gba fáwọn èèyàn rẹ̀ kó wá gba àwọn wàhálà tí wọ́n kọ tàwọ̀rọ̀tù sí kó wá gba fáwọn èèyàn rẹ̀ ìbátá nábi Musa dé òkè túrù sẹ́yìnà láti lọ bọ́lọ̀ wọn ba àwọn èèyàn rẹ̀ tó fílẹ̀ tọ́lọ́wọ́ bá sẹ́ làkúnnú àdánwò tán wọ́n ti bẹ̀rẹ̀ sí bọ́ màálù lẹ́yìn ìgbà tán nàbí Musa kó tán ọlọ́wọ́ bá ní wa ma a'jalaka an qawmika ya Musa kí ló jí o kánjú kó lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ya nàbí Musa mo kánjú wá ní kíwọ ọlọ́wọ́n bá fi lè yọnu sí mi ọlọ́wọ́ bá ní fa inna qad fatanna qawmaka min ba'dik a ti dáwọn èèyàn rẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n sì ti fail wa adallahu samiri as-samiri yóò ti sì wọ́n lọ́nà faraja'a gbogbo ẹni tí ó bá gbé ìjísí ọlọ́run ọba lọ́wọ́ sùúrù ní ó pọ̀ gan gbogbo owó tó bá fẹ́ rẹ mọ̀lẹ́bí rẹ lórí islam sùúrù ní ó pọ̀ gan gbogbo owó tó bá ṣe pé wọ́n ló mọ jẹ́ àpẹẹrẹ dáadáa nínú mọ̀lẹ́bí ẹbẹ̀ afá ó lè mọ́ kéwú kankan àmọ́ nítorí pé bọ́rọ̀ ó bá ṣẹlẹ̀ òun náà ni ó wí ọ̀rọ̀ gidi pé ẹ̀ẹ́jẹ́ ní sùúrù ẹ̀mọ̀lẹ́bí ni wà ó ní sùúrù gan o ọlọ́wọ́ bá sọ fún ọlọ́wọ́ bá ń sọ nù Kùránì pé ya ayyuhal ladhina amanu la takunu kal ladhina adhaw Musa min qabl ẹ̀yin olùgbàgbọ́ ẹ má dàbí àwọn tó fara ní annabi Musa síwájú fabarra'ahu Allahu mimma qalu ọlọ́wọ́ bá sì bọ́ kó nínú nǹkan tí wọ́n sọ wa kana 'inda Allahi a ní sùúrù gan a ní sùúrù gan ẹni tí ó máa báwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run bó ní sùúrù oríṣiríṣi àdánwò lórí torí kìí ṣe gbogbo èèyàn ló fẹ́ ṣe tọ́lọ́run ìwọ tó kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó ní sùúrù ìwọ tó fẹ́ kọ́ àwọn ẹlẹ́bí rẹ ìyàwó rẹ àwọn ọmọ rẹ o fẹ́ kọ́ wọn lẹ́sìn Ọlọ́run bá o fẹ́ jí kí wọ́n jẹ́ mùsùlùmí gidi ó ní sùúrù o nínú mọ̀lẹ́bí ó ní sùúrù gá sùúrù Ọlọ́run bó wà padà san lẹ́san pẹ̀lú àpọ́nlé àti pẹ̀lú kọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kó gbìyànga barakallahu li wa lakum fil qur'an al-karim wa nafa'ani wa iyyakum bima fihi min al-ayati wa dhikri al-hakim aqulu qawli hadha الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولا وبعد إبار الله One of the greatest lessons that we can learn from the story of Nabiullah Musa is patience with our ruler and praying for them and calling them in the best manner, in the legislated manner. Abiyullah Musa, when Allah sent him to Fir'aun, Allah subhanahu wa ta'ala told him that you speak softly, softly with him. قَوْلًا لَيِّنًا لَعَلَّهُ يَتَذَكَّرُ أَوْ يَخْشَى Perhaps he might remember or he might become fearful. Despite the fact that Pharaoh claimed to be a god, he claimed to be the god, the, the god of the heavens and the earth. Allah told him to speak softly with him. More so our Muslim leaders today, ibad Allah. Let us be gentle with them, ibad Allah. Let us be patient. Let us always pray for them, ibad Allah. Let us stop always instigating ourselves against the leaders. Well, there is no goodness for us in it. What we need to do is always pray for them. Always pray for them. Because the punishment of Allah subhanahu wa ta'ala can never be raised by changing the leader. Any punishment we are facing is from Allah. It cannot be, merely be changed just by thinking, you know, you change everything and do everything. So we always pray for our leaders. That is why you always hear we uh, always pray for our leaders. Always pray for them. open from Allah. And never instigating people against them. And never coming to the Jum'ah khutbah thinking, you know, what you are going to be hearing in the khutbah is the ministerialist. People are speaking about politics when they are not in the mosque of Allah. So when they come to the house of Allah, we remind them about Allah. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم انصر ولاة أمورنا اللهم اهديهم إلى البر والتقوى اللهم ارزقهم بطانة صالحة اللهم لا تكلهم إلى أنفسهم طرفة عين اللهم يسر أمورنا في بلدنا يا رب العالمين اللهم أمنا في أوطاننا اللهم انصرنا ولا تنصر علينا يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد